ta ní ọ́ì bá ní èédú ta sì ní àwọn nǹkan tí ó tẹ̀sí kòkó èyí tí àwọn ará plọ̀stíìnì ní lọ́rọ̀báyá lọ́rùn ẹ̀ ní Jerusalem èyí tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ ajé ìlú wọn ń jẹ́ ìsọ́sìsì wọn òun ni tí òun ni zèitò wọ́n tún ìní wọ́n zèitò pọ̀tọ́rẹ́sì mùsùlùmí òkè tóri sí iná òkè kaníè bí òkè sóbí lórí bí òkè olúmọ alágbàkúta bí òkè àfẹ̀yìgbà àbí nílùú gamọ́mẹ́ bí òkè ìgbẹ́sì bí àwọn òkè ńláńláńlá ní ìlú Palestine òkè yíwá bẹ́ẹ̀bẹ̀lá nẹ́bì wọ́n sá sílẹ̀ ọgbọ́lọ̀ sọ̀rọ̀ ọwọ́ ajẹ́ nǹkan mẹ́ta tọ́lọ̀ fi búra èso méjì ikíkà èzùkà àti òkè ọlọ́run ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí yìí òun sì kẹrin ọ̀fẹ́lífẹ́ láti láàmì ìlú fọ̀kànbalẹ̀ yìí ya yí lọ tí tí bọ̀ ní ìjẹ́ wọ́n náà ń dàgbà nù

ọlọ́lọ́rọ̀lọ́rọ̀ ilẹ̀ yìí o tọrọ owó ìwálẹ̀ yìí tó fi dàbẹ́ pé tàà bá ṣubú lọ kẹ̀gẹ́kẹ̀gẹ́kẹ̀gẹ́ tó nà rú tọ́ẹ́ ìwà wa ni tọ́ẹ́ wa ni èyí yóò ajẹ́ká náà wa àtàwátà ajọ́kùnrin náà nígbàtà lọ́ta àta àyà àbòta ti lélẹ̀ nítorí pé tí a bá lọ́ta tí wọ́n bá fi ti lélẹ̀ ipá ọ̀tọ́ ọmọ pàyọ́ padà rẹ̀ àwọn bá fi ìbínú ara wa sílẹ̀ àti yóò ẹnu tó sì jẹ́ àtàfi orí ọ̀tá àtọ̀ ònírí kankan sílé alórí. وهذا البلد الأمين وهذا البلد الأمين ìlú àlùbáríkà nílùú yóò ẹyẹ sàálògùn mú tí ẹni ẹ̀fọ́ lágbèdè tọrọ lọ́dọ̀ náà ìwọ́n náà kí ni nǹkan tó fi pamọ́ sí gbèdè tí òjò bàjẹ́ láti jọ yìí ìwọ́n náà kí ló fi pamọ́ sí ìlú yìí tí òjò tán ìrọ̀lọ́ kí ló sọ pamọ́ sílù ìtàlùbáríkà rẹ̀ fi tó tóbi pọ̀ tó báyìí ẹnìkan sọ̀rọ̀ pẹ̀lẹ̀ kan arábìnrin ajá gáìdé ọlá àmàyì wa bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí sọ̀rọ̀ lúwa àtèyàn kọ̀ọ̀kan ló káàkiri ta bàbá mayà ni àbá pọ́nra wa léjù báyìí

kí tí wọ́n tẹ̀lé kí afẹ́ wípẹ́ nìkan ọjà albarka rẹ̀ tọ́wà gòdè. wà á sọ ní fàládé láàmì bẹ́ẹ̀ láàzì sí nínú Kwara àti wà lọ́yọ̀ stage bí ìwá ipé ìlú ìjẹ́ fàládé láàmì nǹkan tá dánwò bẹ́ẹ̀ ẹni tí máa ń ṣe bá wọ́n fa agbó ọwọ́ rẹ̀ sẹ́yìn ni ní fa ọwọ́ rẹ̀ sẹ́yìn ni a ti tẹ́pà sẹ́yìn fẹ́ni kọ̀ọ̀kan wa ìtú wọ́n lè ṣe èmi ò lè ṣe bá àti jẹ́ ìmọ́mùgbà àfáàdé àfáàdé nǹkankan bẹ́tẹ́ yìí lè ṣe tèmi ò lè ṣe duty tèmi àti responsibility tèmi ẹ̀yin ò lè ṣe èmi ò lè ṣe tí kálukú wa la ní ìgbà àti tí ló لقد خلقنا الإنسان في أعزن تقويم ثم رددناه وأسفل سافلين Ọ̀rọ̀ ní ẹ̀yà àgbẹ̀dẹ̀ ọmọ àgbẹ̀dẹ̀ ẹ̀yẹ wò. Làtọ́dé kẹlẹ́kìlẹ̀ lè bá nà bí àábá ní tẹ̀kìwí. Gbogbo wa bá dàgbà lónìí àti wà kékeré tẹ́lẹ̀. Bí àábá ní tẹ̀kìwí ní à ń dàgbà díẹ̀ díẹ̀ irun dúdú wá di funfun mọ́ láà ojú tí ń tí ń di ojú tí ń kàtì ojú tí ń tí ń sọ mi tí ń tí ń sọ òwúrọ̀ wá di ojú tárígbà àgbàdé náà nù sọ́kùnrin àti sókùnrin wa lọ́kọ́lẹ́kọ́lẹ́ agbede wọ́n lè yọ kò láàrin àwùjọ ilẹ̀ Lárúbáwá ni ilẹ̀ funfun ni ilẹ̀ dúdú náà ni kò sí ń tààzì fọkàn sí pé àwọn ọmọ wa tí ń bẹ́lẹ̀ kó wọ́n mọ àwọn tí ń bá rìn àwọn tí wọ́n bá rìn bẹ́lú mi bá délẹ̀ ní fẹ́ ẹ̀yà ìníkáwò yí ẹmọ̀ rírìn ẹmọ̀rọ̀ sọ àgbẹ́ni tẹ̀kìrìmì tàà bá dáwùjọ wọn ní pé ọ̀rọ̀ sọmọ gbẹ̀rẹ̀ sọ ọ̀sọ́rọ̀ náà pé onílàkà inú kò sí mẹ́. Àlàkọ́dá akọ́lákínà lè bá nàbí àgbẹ́ni tẹ̀kìrì ó mara dàdí náà ó tó máa fi dàgbà díẹ̀ díẹ̀. Ó mọ̀rọ̀ lẹ́tìná wà pẹ́lẹ̀ sáfìlì. Àwọn tó dá ìyà padà sígbà tí ó tọ́ wá dàbí ọmọdé padà. Tí ò ní lè ṣe nǹkan bí jíṣe tẹ́lẹ̀ mọ́. Kò ní lè sáré bí tí sáré tẹ́lẹ̀ mọ́. Kò ní lè fò bí tí fò tẹ́lẹ̀ mọ́. Ìgbọ́bá wá ṣe kalẹ̀ ní ọ̀jẹ̀ tó bá dojú alẹ́. Gbogbo wa jíjòkó ìwà láìdá láì à ń sàṣílẹ̀ ni ẹ̀san ẹ̀san padà ń bọ̀ lérí ọmọ ọmọ lérí ọmọ àtọmọ ọmọ ìlàlẹ́bí na àmànú wà àmìlò sọ́lá ìlàlẹ́bí na àmànú wà àmìlò sọ́lá àwọn oní òní gbó ní gbogbo àwọn oní òní dàgbàkágbà àwọn oní òní bìbànújẹ́ sojú alẹ́ ìlàlẹ́bí na àmànú wà àmìlò sọ́lá Innal ladhina amanu ẹni bá dá ẹni tó bá sí ìwé rẹ̀ dáadáa òun ní ọ̀pọ̀jú alẹ́ rẹ̀ sí mi o. Àbáwọn kẹ́kẹ́ ọmọ ọgbọ́n tẹ́rẹ fọmọ òunlẹ̀. Innal ladhina amanu obìnrin tó bá lu àárọ̀ rẹ̀ dáadáa ní ọkọ òun ní ọ̀pá lẹ́sí mi. Innal ladhina amanu ọkọ tó bá lu alẹ́. Ọkọ tó bá rẹ̀ kò o. Eré ìyàwó tó bá ti jàmbá fọ́kọ rẹ̀ kò ní nísìnkú lójú alẹ́. Ọmọ kékeré tó lóun ṣe tàmàrí nìrú, ń dà lóru, ń bà ló jẹ́ kò ní sísinmi fún lọ́jọ́ alẹ́ o. Nígbàtọ̀ náà bá dàgbà kò ní ọmọ kò rẹ̀ ń fẹ́. Ó fẹ́ yí tàmàrí tẹ̀ ń bẹ níta, bẹ́ẹ̀ ń lo tàmàrí lọ́wọ́, bẹ́ẹ̀ ní fẹ́ jìdí ọ̀lá lápò, bẹ́ẹ̀ sì níwọ̀n ẹmọ bẹ́ẹ̀ ti lò torí ọjọ́ alẹ́ yín o. ìlàlábínà mẹ́nà wà nílù sọ́lá. ẹlẹ́kọ́ kan rú àwọn àgbáyé jìsì àgbáyé orí ànáṣù àyàrà ọmọ ènìyàn nínú dàmú láwà mínú sàbáàbì ilẹ̀ sẹ́ìbì láti gbàtà àti ń bẹ sáàbà èèyàn bá jẹ́ ọmọ kékeré yàtàmẹ́nà ṣe ìbà yóò máa tọrọ bàbá sọ̀rọ̀ lọ́wọ́ àbàwọn nílùú wọ́n níbi ẹmọ gbọ́n tó rí ìlàkánà sáàbá bẹ́yàn máa jẹ́ ọmọ kékeré yàtàmẹ́nà ṣe ìbà ẹ̀ka tí ó máa dà ní ẹni pé ọlọ́njẹ́ ń dàgbà ọlọ́njẹ́ ń darúgbó ọlọ́njẹ́ mi náà dàgbà yóò máa tọrọ ẹ̀mí kíkù tọ́lá wá dé léwu lérí yọ̀tàmẹ́nà ṣàbáàbà yóò tó wá pé kòwò tó di ọmọdé padà gbogbo ata ti dàgbà sáà ń di ọmọ 50 60 years àádọ́ta ọdún ọgọ́ta ọdún bá ń fẹ́ kúnnú wa nísìn afẹ́ká tó di èwe padà nígbàtà sí ń bẹ̀lẹ́wé kí là ń tọrọ à ń tọrọ kádàgbà àgbàládà bẹ́ẹ̀ àtúnfẹ́dìwé nígbò níbi tí ìsinmi wà ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ahun jẹ̀mọ́ níbi tí ìsinmi wà níbi ìwà rẹ lọ́wọ́ níbi tí ìsinmi wà níbi káfẹ́ ọmọlàkejì lọ́wọ́ ẹ̀rọ̀kùn إلا الذين آمنوا وعملوا الصالحات أما طبعا سيسيري طبعا واري أسكتا بلقبا تاني فعليك أنا تعلو له إجابي الطلسي àrùkọ̀tà bá lóògùn tí jẹ́ ẹ̀yà fi tóbi ṣe ẹ̀yìn tẹ́ láṣẹ lẹ́nu tọ́lọ̀n fi àṣẹ sí lẹ́nu tẹ́ẹ̀kẹ́tẹ́ bá sépò fún èèyàn ń bá lọ bẹ̀rù èyí náà máa bí á ti ń bá pa hádà tí ń bá panudà tí ń bá sépò fún lágbájá yóò wọ pó lọ ní ẹ̀ ẹ má fi pàtèèyàn jẹ ẹ fi fàdúà èyí tẹ́ bá níná kàrí lọ́wọ́ lẹ́yà fáà tẹ́ ẹ sàfihàn ẹ fi tútù wá sí ẹ fi tútù rú sí ẹ fi tútọmọ sí

wọ́n fi sọ̀pọ́tì ọ̀rọ̀ nìkáwà sàdúrà ká tó máa lọlé ẹrù ọlọ́run kan bẹ obìnrin ní èyí ọwọ́ àjíyà lérí ọmọ púpọ̀ obìnrin jẹ́ ọ̀tẹ́ ìwò mí ilẹ̀ jìyà lérí ọmọ nǹkan mẹ́rin láwọn bàbá wá ṣe fún yín àwọn ọkọ ṣe fún yín ọbẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkọ tó ọmọ ọmọ ọmọ náà wá ọmọ kan tó wá kù léjé léjé léjé ọmọ náà wá ṣe ìyá ẹ̀ ó ṣe láìsí ìyá rẹ̀ ńgbò ṣe láìsí ìyá ẹ̀ ìyá orí bọ̀rọ̀ olówó lọ bí a kankan ayọ̀ ti sàgbákò yá ọlọ́fẹ́ ọwọ́ adé ọwọ́ adágbé fúnra rẹ̀ òun lọ ìyá ni àà mọ́kà ní wá kàn àrẹ̀mú àìlá àlàbí kẹ máa dákọ ẹnìkan máa ṣe dédé ẹ̀ sì mi ìwọ ọmọ jẹun yóò àwọn ẹgbẹ́ ní wọ́n tó wọ́n ẹnu díẹ̀ tó rí lè bàbá rẹ̀ yìí kọ́ ọmọ

ìyá wa dọ́wọ́ wa ìlú wa dọ́wọ́ wa ìyá tó gbogbo wa ní ilẹ̀ ilẹ̀ yìí ilẹ̀ yìí ni wọ́n fèrí wa sọ nígbàtí ìyá bí wa tán ọ̀rọ̀ tán ma bọ́ọ̀lẹ̀ mọ́ ló fèrí lé ilẹ̀ ló fèrí mẹ́yà bá rọ ìlú ló ti fẹ̀yẹ́ ìyá àfi káàrò oróró ìlú gbẹ̀dẹ̀ torí bí tí wọ́n fẹ́ rí wa sọ́nù ẹni wọ́n fẹ́ rí ẹ̀sọ́ lẹ́gbẹ̀dẹ̀ tó wá nínú gbẹ̀dẹ̀ bá lè bàjẹ́ ó bàjẹ́ tí ẹ gẹ́gẹ́ lọ fẹ́ ó bàjẹ́ òun torí bí wọ́n fẹ́ rí rẹ̀ sọ́nù ìyá tó wá lórí wa tó bí wa àyí máa ń sẹ̀yẹ ẹni ẹ̀yìn sàmàrí o ẹ̀yìn wọ́n dí àyí lójútì sí ẹni àyíṣà lójú àyí lójútì tí bá fẹ́ ẹni ọ̀dí ẹni lọ́mọ ìbá lóun lọ mọ́kà o ìyá bá ní ọjà kò burú máa lọ tó ní bádùn ló darí bí ẹ̀nà tí ó jọ́nà nù máa lọ ò ní bádùn ló bọ̀ lọ́mọ́ bá lọ ó ti lọ gbáà ìrìn ni wọ́n rìn jọ́nà lọ́hùn nígbà tó lọ súnmọ́ lu mọ́kàtà kèjì débẹ̀ bọ́lọ̀fẹ́ òun ni olè bá jà nínú ìlú ni ìlú rìn kọjá lọ ọlọ́ kọjá ń bẹ̀ olè jà ń bẹ̀ jọ náà ọmọkùnrin yìí tọ́lá ìṣíndé lùkànjọ́ wà nẹ́kẹ́ máa ń lọ mọ́kà mọ́sálásí ni wọ́n máa dé sí tọ́bá wọ̀ lùkànjọ́ ọ̀bá mọ̀ fi tí sí mọ́sálásí ni wọ́n sùn mo ṣe dé mọ́sálásí nígbàtí wà ní mọ́sálásí níbi tí ń tọ́lá kejì máa bá làwọn olè bá jà wọ́n kọ́lé wọ́n kó nǹkan rẹpẹtẹ làwọn bá sá níbi tán sá làwọn ọdẹ bá lé wọn nígbà táwọn ọdẹ ò lé wọn àwọn olè já mọ́tọ́lásí wọn wọ mọ́tọ́lásí wọn jáde lódì kejì nígbà táwọn ọdẹ dé èèyàn mi wọ́n gbà mi wọ́n gbà ní mọ́tọ́lásí ni wọ́n wọ̀ nígbà wọn ó dé mọ́tọ́lásí wọn bá ọmọ ìyá tí ń lọ mọ́kà mọ́tọ́lásí irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó wù wá ní yáwá ẹjá mẹ́tọ́ wọn o ilẹ̀ tó wù wá ní yáwá ẹjá tọ́tọ́ wọn wọ́n bá bẹ láyé káwájú tẹ̀tọ́ fún bàbá wa ní bá bẹ láyé ò káwájú tẹ̀tọ́ fún màmá wa láyé òkàrọ́ tí tẹ̀tọ́ fún àfáwa. Bí wọ́n bá ti kú kásà káàtẹ̀tọ́. káàtẹ̀tọ́ rẹ̀. Àpẹẹdẹ tó kọ́ ní ṣe, ẹjá mẹ́tọ́, ẹdàkọ̀ ẹjá mẹ́tọ́. bàbá tọ́ta ìyá tán ìlú ìlú ìyá wa. wọ̀lá ìbẹ̀ bá máa sírí ibẹ̀ èèyàn níbẹ̀ sàtírí mi mọ̀ ju owó náà lọ kí ló ṣe bá nábi ti tóbi tó wọ́n hàn lè mọ̀ ní Mákà wọ́n fẹ́ pa nínú Mákà ni wọ́n bí sí ti wá rí ní gbàgbé Mákà gbogbo

ìwọ́kọ́ ní kí ni àwọn tọ́wà wà wọ bí mo wọ́n wà ó ní wọ́n gbà wọ́n wọlé ẹ̀tẹ́ wọn ló ń gìrìgìrì tí wọ́n bà wọ́n wọ́n jáde kejì ní òun kọ́ kódà lòun ẹrù tòun ni wọ́n ní ara wọn ní ọ́ nígbà lúlù yìí pọ̀ náà gbé lọ lé ọba kejì mọ́ wọ́n kó wọn wọ́n wá tú gbogbo ẹrù rẹ̀ kan ibi wọ́n ti kó wọ́n ní jẹ́wọ́

bó ti jẹ́ mo ti báyìí fún dáríjì mi pàápàá jùlọ bàbẹ́ ẹni ìyẹ́ ẹni ààfẹ́ ẹni ọ̀gẹ́ ẹni ìlú tó bí ni ẹ̀fú ẹni látara báyìí lọ́bá bẹ̀rẹ̀ sí ti bára lọ́mọ yìí bá ti bára káàkiri torí ti dára lónìí ti dára kò sì rí rọmọ́ ibi tí wọ́n bára káàkiri ó ti yí padà

awọ ẹ̀kẹ́ rẹ̀ tọ́nà tẹ́lẹ̀ ó ti rújọ́ tó àdàbí ìlà ti lọ àti kísà tọ́wọ́ kọmọ̀gbà tó ti ó ti lé lọ́dún kan kejì kọmọ̀pọ̀ ti ti wọ̀ lú bàbá ìyá wọ́n lọmọ lọ létè ṣe ọmọ mi lọ láti dùn ta ń mi ti gbàgbé tó ń fẹ́ Gbogbo àwọn Ìgbéregbé ìgbéregbé, ó ti bọ́ ní bára, ó ti ó kí ó, ìṣẹ́ tí ẹ̀ ti yí padà sí èlè dá mọ̀mọ́, tí ẹ̀mọ̀ pé tí kí ọlọ́run náà bá dé báyàn, torí jẹ torí mu yóò sanra wá, yóò dán ibi tó tòkòtò lẹ́ẹ̀kẹ́ rẹ̀ yóò sọ dí, yóò yọ, yóò yọ kùn, yóò yọ bùrọ̀, yóò yọ lọ́rùn, yóò yọ kẹ́. Bẹ́ẹ̀ ni ọmọ yìí ṣe yí padà lọ́dọ̀ yẹ́ ẹ̀ ẹnìkan ọ̀dá mọ̀mọ́. Mi tí wọ́n ṣe bára lọ, ọ nínú òwúrọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni kan ọ̀dá àmà ẹbí ìbànújẹ́ bí àpadà sí ibú dé ọlọ́mọ àpàdà sí ibú bá wá o mo pé ẹ̀yin tẹ́ ní kọ́bọ̀kọ́bọ̀ tọrọ lọ́rọ̀ tẹ́ ń kọ́lé ẹ máa ṣe lọ́wọ́ ẹ bá pè é mọ́sálásí ẹ máa dáhùn bí ayé bá rí bá yẹn ẹ̀sìn ẹ̀ dáhùn bí bàbá yín bá pè yẹn dáhùn bẹ́bí yín bá pè yẹn dáhùn bí ìlú bá pè yẹn dáhùn bọ́lọ̀ torí ọlọ́run ẹbùn mi torí ọlọ́run ìyá bá jáde o ìyá bá yọwó lọ́wọ́ gbé e fún ọmọ oníbàárà dákùn oníbàárà yìí bá ń bẹ lọ́hùn ọdún kẹta tọ́mọ lọ kọ̀dárí wọlé bá ń bẹ jẹ́kọ̀ wọn Oògùn ọmọ yín tí jẹ́ ìyá lọ́bá lárẹ̀ mú ní ààrẹ̀ mú ní ẹ̀yìn kankan tí jẹ́ ìyá lọ́bá lóhun kankan kàbá yìí ni. Ìyá ìlú olóhun wà yìí, ẹlẹ́kùn ìlú olèlú tẹ́ wà yìí ìyá yìí. Náà lọ́bá dáhùn ìyá bá ní à, ìlú báyìí lọ wà yìí. Ló ń bá rà bá dákẹ́. Ó ti mọ̀ pé ìyá àwọn olùkọ́. ọ́rí ìyá ọmọ yìí tẹ́ ẹgbọ́ lọ mọ́kà ní tọ́dún mélòó onígbà báyìí lọ́lọ bẹ̀sùn obìnrin ẹ̀yìn gbàgbé déètì pàápàá déètì ìbànújẹ́ ó fẹ́ báyìí lọ́lọ kódà ń tó kó lẹ̀ yìí aká yìí ni èèyàn ti gbọ́dọ̀ bọ̀ ti ẹ̀ ń bá náà lọ́rùn bàbá wá rí ti mi ẹbí kí má wá rí mọ́ ni ìyá bá tún bú ẹkún ní ma sọkó ní ma bàrà jẹ́ ẹ̀tún bá ń dáwọ́kà pé ẹ̀sọ́ máa kéré nígbà tí ẹ̀dá bá hùwà bí ẹ̀sọ́ padà dé nígbà tí ẹ̀dá bá hùwà rí lórí ọmọ ọmọ tàbórí ẹ̀bí kò ní gbé ìta ní òun bá dọ̀lá a kìí gbàlùbọ́ ọ̀sàkó ẹ̀họ́ ẹ̀hùwá rí. A kìí gbàlùbọ́ ọ̀sàkó ẹ̀họ́ ẹ̀hùwá rí. Ìta bá pèlú òun, ìta bá pèlú òun, ìta bá pèlú òun. Èpè táà ń fẹ́ wà ń pè ní ẹ̀yà ọgbọ́. Àdúrà táà ń ṣe fọ́mọ, táà ń ṣe fọ́kọ, ń ṣe fún ìyàwó, tí àbá ń ṣe fọ́mọ kí ó tọ́mọ ọ̀gá ń ṣe fọ́mọ tẹ́ à ń pè ní. kìí ṣe jọba ni ó wù sàárà tàǹsẹ bá ti jòkó ìyá pé ni wọ̀láhì àgbé ni ńdọ́tọ́ wọn fi fídíò wa hàn wá wípé ẹ̀yìn tó tòkó torí ọlọ́run ẹ jòkó torí ànábì báwa náà ti jòkó ìyàwó báyìí nínú ni wọ́n wà jẹ́yìn rà á wọ́n lọ hajji sí tí lọ lọ wọ́n máa yíra ńlẹ̀lẹ̀ báyìí àtọlówó àtọlọ́lá àtọlóyè àtọba àtijòyè àpẹẹrẹ pé ọjọ́ àlùkì a máa fẹ́ dé náà ni mìíràn àtàràfá báyẹ̀ bá wá fi ọjọ́ ọjọ́ kejì ọdún bá ní fi bẹ̀lọ́un afẹ́kọ́jọ́ ìpapọ̀ tí ń bẹ́ mìíràn ni tí wọ́n ń jùkú ẹ̀já àárọ̀ ọjọ́ ajúkù àṣẹ̀tánì níbẹ̀rẹ̀ àṣẹ̀tánì tọ̀dọ̀ ti é àtàṣẹ̀tánì tọ̀dọ̀ ti mí àti tọ̀dọ̀ ti ẹ̀kájọ jù lókò kó sún sẹ́yìn kárí dáadáa ti láyé ọ̀nà tó wá sí gbogbo ẹ̀yìn tẹ́ dáwọn ẹjọ́ àṣẹ̀tánì lókò yìí ẹ̀sọ̀ pé àwúzù bí láì mínà ṣẹ̀tánì rọ̀jìm àwúzù bí láì mínà ṣẹ̀tánì rọ̀jìm àwúzù bí láì mínà ṣẹ̀tánì rọ̀jìm بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم lọ́mọ bá ní màmá màmá oníhẹ̀ ìjẹ́ ẹjọ́ ọmọ yìí màtí ẹ bá rí màmá lọ́wọ́ lòun àti ní tọ́mọ ohun mà owó dáama níbi dáa tí wọ́n yìí èèyàn mẹ́ta mẹ́rin ti pé wọ́n kí ló ń bá rẹ̀ pẹ̀lú ìyá ìyá ọ̀fà ni gbogbo wọn bá ń kójọ àwọn èèyàn bá ń pọ̀ màmá ó rí ẹjọ́ ọmọ yìí màtí ẹ bá rí

àwàdà ni wọ́n pè ìyá tó látòkè kanlẹ̀ ọmọ wọn ò lè rí báyìí láíláí ọmọ tó ti lówó lọ́wọ́ tó lọ mọ́kà ẹni bá lọ mọ́kà tó bá dé tẹ́ bí wọ́n ti rí rèé ó ní ìyá ọ̀sẹ̀ méjì ní oníbẹ̀rin ìwọ̀n ọmọ òkọ́ ó rẹ̀ orí ọlọ́mọ rẹ̀ àdúrà tó ṣe fún tó ní ìsìnwó lọ́sẹ̀ láàá àkùnrin òun fẹ́ ọkùnrin tó lọ inú wọn lágbẹ́já báyìí lọ́mọ ní bàbá ẹ̀sí dákọ̀ ìyá rẹ̀ ọdákọ̀ bàbá rẹ̀ ọdákọ̀ àwọn ẹbí ìyá rẹ̀ ọdákọ̀ àwọn ẹbí bàbá rẹ̀ ní gbogbo ààrùn bá wá tàbí mẹ́rin pé ee àyíndé lórí báyìí kí mo sí ọ́ ìyá tẹ̀wà bú ẹkú alẹ́lẹ́yìnwó ìyá tẹ̀wà bú ẹkú ọmọ lọ́rọ̀ ẹ̀yà wa ẹjá o ẹjá ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ níláárí ọ̀pọ̀lọpọ̀ lórí ọwọ́ ìyá lójú wa o ọmọ mi tí orí kọkẹsẹ tí lọ tí ń bọ̀ ọmọ bàbá rẹ̀ ló ọmọ mi náà lọ́sà tó bà fún rẹ̀ o nígbà tí ìjòkó bá ìta ní àjọ jòkó kájọ pẹ̀lọ́run tó ta kété tó lọ́wọ́ níbo ní ó ti bẹ ti ẹ̀ ti lóòrùn kan tí ìyá rẹ̀ ń bínú tó ń ọmọ onímọ́tò

ayọ̀ ló ń pè é kó o ṣe yí kó wọ́n á dé kó wọ́n á sọ sí pé ó báyìí ìgbà tó ń dẹ́lu báyìí náà ni àwọn olè jà ń bẹ̀ òun wà mọ́sálásí olè jáde ni wọ́n wá ká ọmọ bẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ọba lójọ́ wọ́n lù òun fọ́ lójú òun jìyà òun dẹ́lu báyìí òun gbàárù òun sàárẹ̀ títí tó wá o torí ẹsẹ̀ ọ̀gbádùn bọ́ ò lè rí kọ́dà màmá ìyá wá bẹ̀ ti sọpọ́ sùúrù ìtọ́jú kan bẹ́yìn ó ti bẹ́yìn ọdụ, ṣe ọdún ẹgbẹ̀rún ọdún nǹkan ti bàjẹ́ kò sí tuntun mọ́ wa wa ni èmi kí ọ̀sẹ̀ jú rẹ̀ fún o bẹ́yìn mú tó bá fọwọ́ ka àyè kan ní àyè márààrún tó bá ṣépè fún ọmọ rẹ̀ yóò jẹ́ o wọ́n bá sì fọwọ́ ka àyè kan ní àyè márààrún tó bá ṣàdúrà fún ọmọ rẹ̀ yóò jẹ́ láì lọlé aláàfáà ọlọ́run parí nǹkan sí yín la ọlọ́run parí nǹkan sí yín la ọlọ́run parí nǹkan sí yín la nínú àyè márààrún bí obìnrin bá fọwọ́ kankan mẹ́ tó bá ṣàdúrà fọ́kọ rẹ̀ tó jùlọ lọ ń lọ ní ìwọ ọkọ mi nǹkan tó ń lọ ṣe pítò ló nínú àìmárààrùn mẹ́ta ní tọmọ méjì ní tọkọ́mẹ̀ àwọn ọkùnrin náà ní ààyè méjì péré ìwọ̀n òpé márùn-ún ààyè mẹ́ta péré ní tiwa méjì ní tóbìnrin tí ọkùnrin bá dúró dáadáa pẹ̀lú ààyè náà tí ọba ti jàǹbá fúyàwó ẹ̀ léyìí ẹ̀ wọ̀láì tí ọba manẹ́kàrí tí ọmọ ogun tọ́lá tó pẹ̀lú ọlọ́run tọ́lá fọ́wọ́ ka àyè náà pé wọ́n lápé mi ọ̀jàmbá ìyàwó mi mo tẹ̀tọ́ fún tó wá ti báyìí fún mi ọlọ́run òun nu wọnú bá mú gbogbo tóbìnrin náà tó lè ní ọlọ́run tó sí lọ́wọ́ ń fẹ́ àtàbà àtọ́kọ́ máa ń kéwú tí ọ̀bá jàmbọ́ ọmọ kéwú ètò jàmbọ́ ọmọ sẹ́ẹ̀rẹ̀ tọ́lá lọ àyè kan nínú àyè mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ ọkùnrin àbúbẹ̀rẹ̀ kí ọmọ yìí tó torí ẹ̀ láti lọ́dọ̀ ọlọ́run wàláyé láti lọ́dọ̀ kéde pa pè yí ní ẹni ibi kò bí èèyàn láti tí ò lóṣó bá ààyè márùn tọ́lọ ń bò yìí nì bá fi náà fún lu wàláyé ó ti tẹ̀ àmọ́ tó ń ju agbára gidigidi lọ ó gbé fáwọn obìnrin ó sì ní káwọn ọkùnrin ọ máa jẹ́ òkú múlóró fún yín gbogbo amọ́rọ̀ owó tó dáa jù báyìí lọ ọ lọ́wọ́ náà lọ́wọ́ èyí náà ọkùnrin náà bá wa pàtàkì àlè lọ ọwá ọgbà kó ẹni tó ṣàbòsí fún lé ọlọ́run tó máa jù lọ ẹnu máa wọ́n kọ́ máa rẹ̀rìn ní pé àìdé ọ̀sẹ̀sẹ̀ <laughs> bẹ̀rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ológun láìlọ́lé aláàfà àwọn ọkùnrin táà rí ṣe dáàrójọ́ ojútó ọ̀rọ̀ ẹni tó bá tó kírun tó bá rẹ̀ tó sì sàárà ní sàánú tó lẹ́mí dára sókè lù ọdá kọ́ bàbàjẹ́. Pàdà Ọlọ́run ní ẹ̀sàn rẹ̀ kákọ́lé yọrí, ẹni tó bá ti dáadáa bẹ́ẹ̀. Bá máa ká sí bùkà bá

ẹnìkan ní tèkú ẹyọ sí ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta larí tòsí ní wọ́n máa dákọ yí igé german ọ̀dọ́ german ọwọ́ nìkan kọ́kọ́ wà mẹ́ wọ́n fẹ́ german ẹwà ṣe túrò èyí fẹ́ kọ́dá kásìtáni ọ̀rọ̀ tó bá fẹ́ kọ́dá àsìtáni ò ní fẹ́rẹ̀ ẹ̀ lórí ẹ̀mẹ́tẹ̀ta àwọn èyí sáwọn ẹni bá kó fẹ́ ṣe tọ́lọ́ nílùú kó ṣe wọ́n kú wọ́n kàn ó ẹ̀ṣà ti ṣe wọ́n máa rúkà sí kúkà bá dùn fi dé Ẹmọ́ sá fún gbẹ́dẹ̀, ìtí lọ́nu, lú yìí. Ẹmọ́ sá lú yìí. Gbogbo tó bá sá lú rẹ̀, tí kò sí sí bá fi ti lọ lọ́n. Gbogbo tó bá sá fún lú rẹ̀, tí kò sí mò sí ni

ẹ̀kọ́ Allahu Akbar Allahu Akbar ẹ̀tọ́ ilé kan sí ẹ̀tọ́ ilé kan sí òjíṣẹ́ ọlọ́run làwa jẹ́ fún yín látara yín òjíṣẹ́ ọlọ́run la jẹ́ fún yín látara yín لقد جاءكم رسول من أنفسكم lọ́rọ̀ wá jẹ́ Ibẹ̀, لقد من أنفسكم lọ́rọ̀ wá Òjíṣẹ́ ọlọ́run látọ̀dọ̀ wa lọ́ta arẹ́sẹ̀yìn ẹ̀tọ́ wá mú nínú oyé nẹ̀ lájẹ́. Èyí lẹ́bí wa lọ́mọ. wa lọ́mọ. Ọlọ́run wá ní ọgbà wa. Ọlọ́run ní a débẹ̀ sọ̀rọ̀ tó wọ̀n ní pé èèyàn sọ̀rọ̀. Kò síbi tí bàbá wọ́n ọlọ́sàtọ́ àwọn Ẹnu mi yọ̀, ẹnu mi àmọ́rọ̀ tí ń bá sọ fún ọ. Àmọ́rọ̀ tí mo Ìmọ̀ wọn mọ́gbàgbé. Ìmọ̀ Àlùbáríkà ayé àtàrí àtàdúrà yìí ti gbà lára wa. Àlùbọ́sà yìí àtàdúrà yìí gbà lára wa o. Ẹ̀rọ tá a bá sọ fún yà àtàdúrà tá a bá sọ fún yóò gbà. Ọ̀rọ̀ tá a bá sọ àtàdúrà tá a bá sọ gbà. Bẹ́ẹ̀ ti fẹ́ràn wa, àwa náà fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ti fẹ́ràn wa, àwa náà fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Ìbí fẹ́ kọ́ dáa fún yín jù báyìí lọ. Bàbá Ọlọ́run fẹ́ kọ́ dáa fún yín jù báyìí lọ. Ẹ̀yin náà fẹ́ kọ́ dáa fún mi náà jù báyìí lọ. Ẹ̀yin náà fẹ́ kọ́ dáa fún mi náà. Àdúrà ti gbà. Àdúrà ti Nígbà tí ìfẹ́ ti pàdé. Nígbà tí ìfẹ́ ti pàdé. Ẹ̀rọ alẹ́ àdúrà wọ́n jí sẹ́ẹ̀mí fún ilẹ̀ jáde báyìí. Ẹnu ànílẹ̀ tẹ́lẹ̀ gbọ́dọ̀ bàbá

Ẹni tí ọ̀dá Ọlọ́run kí la ṣe fún. Ẹni tí ọ̀dá òun ní ti kí la ṣe fún. Àmẹ́ni tó dá Ọlọ́run Ọlọ́run ó ṣe dáadáa fún. Ìjọba dá Ọlọ́run bẹ ti dá Ọlọ́run ṣe dáadáa fún ni. Àjòkó ní ti bàbá sọ̀rọ̀ sọ́jú kan. Wọ́n lájò, àwọn bàbá wọ́n jòkó ní ti àwọn bàbá wa. Àwọn amọ́tọ̀ ti bá wa. Amọ́tọ̀ ti bá wa. Àwọn akàdúrà lórí ìlú yìí. Wọ́n láwọn ànẹ́bí a máa pàdé sí láràfá. Wọ́n ànẹ́bí a máa pàdé sí láràfá. Wọ́n a máa tó mìíná. Wọ́n a tó mìíná. Wọ́n a máa tó ní kàábà. Wọ́n a máa tó ní gbogbo àyè àṣẹ. Wọ́n a máa tó ní kúdùsù lọ́hùn. Wọ́n a tó kúdùsù lọ́hùn náà láti sílù gbẹ̀dẹ̀ yìí. Agbára làbẹ́ sọ sílù gbẹ̀dẹ̀. Gbogbo tí ni wọ́n lọ lọ́wọ́ sọ dídẹ̀ kù. Gbogbo tí ni wọ́n lọ lọ́wọ́ sọ dídẹ̀ kù. La ilaha illallah. La ilaha illallah. Muhammad Rasulullah. Muhammad Rasulullah. Sallallahu alaihi wa sallam. Ẹ̀yà wa. Ẹ̀yà wa. Ṣé ẹ̀ Ẹkú Allahu Akbar. Ẹkú Allahu Akbar. Ẹkú Allahu Akbar. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد ولله الحمد أن بسم الله كان بسم الله كان أرى من يكون أرى من يكون الرحيم كون الرحيم كون gbogbo ń dáa fẹ́ kò fi fún ti ṣe. Gbogbo ń tá fún wa àjá tó máa ṣe tó. Bísímílá Ara Bísímílá ìkáànà. ara man Ara Ara Gbogbo ń tá àfẹ́ kó ṣe fún wa ọlọ́run. dákun ṣe gbogbo ń tọ́ akẹ́kọ̀ọ́ kí bàbá bá wa sọ̀rọ̀ nísìnyí àwọn ẹ má jẹ́ lè kéwù dáhùn sàlámì ọ̀fà sẹ́yìn ẹ má Ẹ jẹ́ káwọn ọmọ yóò máa lọ dáadáa. Ọ̀rọ̀ tí wọ́n sọ nípa nursery school. Ẹ jẹ́ káwọn ọmọ yóò máa lọ dáadáa. Àwọn náà lá ní kan bá gbẹ́tò náà wá tọ́tọ̀ náà wà. Ó lè bá rọrùn sí. Ó lè bá rọrùn sí. Ọ̀rọ̀ tẹ́sọ nípa mọ́sálásí. Ẹlẹ́kùn ẹ̀dá sí mọ́sálásí o. Ẹlẹ́kùn ẹ̀dá sí mọ́sálásí o. Ó yẹ máa ń dájú tọ́lọ́ tọ́ tọ́lọ́ rẹ̀ ọmọ dá. Ọ̀rọ̀ nípa ìlú la fi sọ̀rọ̀. Ọ̀rọ̀ nípa ìlú àmọ́ bá bí bá sọ̀rọ̀. Ẹ má jọ rẹ̀ wá. Àánú Ọlọ́run dé tòsí tán báyìí. Àánú Ọlọ́run dé tòsí tán báyìí. Pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ti bẹ̀ fún wa. Ẹ̀yọ́ sinmi díẹ̀ náà. Bàbá wọn sinmi díẹ̀. Bàbá oníbùrọ̀ bá a sọ̀rọ̀ sọ̀rọ̀. Láàrin ìṣẹ́jú kan.